الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام فربنا سبحانه وتعالى اختار من شاء من خلقه لمن شاء من فضله ورحمته فربنا سبحانه وتسامى كتب الموت على جميع الأحياء وهو القائل تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ولكن ما هذا أناس من عباد الله يفارقون هذه الدنيا وربنا سبحانه وتعالى راض عنهم وعلى هؤلاء عند الموت فهم الشهداء الذين تشهده الملائكة لتبشرهم بالجنة قال الله تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون أمة الإسلام فربنا سبحانه وتسامى أخبر نبيه أنهم عنده أحياء وأرواهم وأجساد من الله سبحانه وتعالى ينعمون في الجنة وهم متمتعون بما عند الله سبحانه وتعالى دخلوها وهم فيها يحبرون قال الله سبحانه وتسامى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا صحيح عندنا الشهداء شهداء الدنيا والآخرة وعندنا شهداء الدنيا وعندنا شهداء الآخرة لماذا قسم أهل العلم هذه الأقسام فيما تعلق بمسألة الشهداء كل هذه الأمور نعرج عليها في هذه الخطبة بيوم من الرحمن وما بقي حتى نتم هذا الكلام نستمر عليه إن شاء الله تعالى في الخطبة القادمة إن كان في الأمر بقية وقال خبرات تسوان المسلمين an tọ́rọ àlékún fíra ti gẹ̀rẹ̀ fún nabi sallallahu alaihi wasallam ẹni tó bá díra láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ń sàlékún kí a nábi wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn

ó ń sì ní agbára gbogbo nǹkan ní ìbẹ̀lọ́wọ́ rẹ̀. Allah subhanahu wa ta'ala sọ fún al-Qur'an wípé gbogbo tó ń dáì nǹkan méjì méjì méjì nílò ń dá gbogbo nǹkan èyí tó lè súnmọ́ wa nínú túnmọ́ rẹ̀ ìbẹ̀mẹ̀ta tí tí wọ́n so mánàbì sallallahu tí wọ́n rọrọ̀ fún wa a tún mẹ́

ثم جعلناكم خلائف في الارض لننظر كيف تعملون amu ẹ̀yin wa kẹ́yìn náà tún wá sẹ́bì lẹ́yìn wọn a fẹ́ wọn tó ń kálukú iná ọ̀dá wọn jẹmọ́ràn nínú fífí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọdá àwọn ẹ̀dá kà sínú àwọn ẹ̀dá ọ̀nà tẹ́ sì gbà kúò láyé ọ̀nà tí in sọ fún ànẹ́bì ní pé ẹn bá ti ń gba ọ̀nà yí kọjá yóò rí àánú ọ̀mẹ́ táwọn mẹ́jẹ̀mù ìbá ti pé sára rẹ̀ lótìtọ́ a lè máa wù wípé ayé ọ̀nà ní lọ ìlọ bí ṣe ń fa kópin àtọkùn kí wọ́n fìra wọn lẹ̀ tí wọ́n gbọ́dọ̀ fìra wọn padà máa ibi adẹ́nà ká tó lọ sọdún ṣùgbọ́n a fi kọ́ torí ikú ọ̀kan nú àwọn àfẹ́ẹ̀sìn tí ọba dẹ́dà mú sọ́dọ̀ tó jẹ́ wípé gbogbo tó bá dẹ́dà fún àlàáfíà àti nínú mà iná sójú ọ̀nà ọlọ́n àwọn tó wà náà tún rí pé à tó bá ti ẹ̀fẹ̀ rẹ̀yàn ibẹ̀ nìkan ní ṣe wà lábáyìí àwa náà gbọdọ̀ di ọ̀rẹ́

láyé ṣùgbọ́n nàbí wa sallallahu alaihi wasallama ó fi yé wa wípé àwọn tí a bá gbà wọn ọ̀nà kan lọ ẹ máa sọ fáwọn ará ilé wọn kí wọ́n máa dáfò tó lò wọ́n ó rí kí ọlọ́n torí pé ọ̀nà tí a gbáyì ọ̀nà tọ́lọ́n fi máa pèsè èèyàn rẹ̀ ni káàkọ́ ṣùgbọ́n bá rẹ̀dà ń sọ fún àpé tí ń bá ní kí ní bẹ̀lẹ̀ lè ní ọlọ́ ẹ̀ẹ̀má o ìkẹnimọ̀kọ́ bẹ̀ kí ni ti àfá àtọ̀jọ́ wípé ọ̀rọ̀ kan iná ni alìjẹ́nà tá ń jọ ń pẹ̀pẹ̀ sí tàà bá wọ̀ tán àti gbogbo wa alìjẹ́nà ọmọ wáwó òróró àlẹ́kùn ẹn tó sì tò sí mẹ́ lórí ayé mẹ́wàá ayé ó tó pọ̀ rẹ̀rẹ̀ tí ọ̀sẹ̀ tí ó gbé bẹ́ fàyún ṣe olóòwò kọlọ̀kọlù ọlọ́wọ́ sẹ̀sẹ̀ wà dáwọn ẹ̀dá tó tọ́kan ma ń sájádó lè láyé sájídá wọ́n ò fóríbalẹ̀ fọ́rọ̀ ní láyé fa'askanahum li janna ọlọ́wà nínú fífẹ́ rẹ̀ náà kéèsì ọba tí èyàn máa ronú nípa rẹ̀ bí làkáyè tí a ṣe rí kí ni problem wọn ní ìsìn okù ti mọ́mọ́ ní òsùmọ́bà lìjẹ̀ náà kí wá ní ká máa sin sí gíní márùn tó nítọ́ tara mọ́kàn láti bàtí sọdún tán kí ló dé tọ́jẹ́ pé táwọn èèyàn bá lè àkíyèsí lórí ẹ̀ pé àfáà àlàgbẹ́yọ́ oníkìrí náà gíní mẹ́rin yòókù sọkún lólé wọ́n sí sọ́yìn kọ́rẹ̀ ní ẹ̀wọ̀ wọn yóò ní abúbalkí ẹ̀sùn mọ́bí sẹ́yìn lẹ́ sọ́rọ̀ olómi ní ìtẹ́ǹsẹ́ ní ọ̀dá tí mo jẹ́gẹ́ abúbalkí ẹ̀sì súnlé mọ́júmọ́ pẹ̀lẹ̀lẹ́ Abúbalkí sọ̀nà máa ẹ̀fíẹ́lẹ̀ dúkì ọlọ́n ti mẹ́rọ wa ní àwọn ìlòbó se wà kọ ọpọlọ wá mẹ́rin sọ fún kẹrìkú pé àà ah, in tó wọ́n náà fi ń ṣe báyìí ẹn tó wá ní apọwọ́ta ń kọ́ ó ní mọ̀dáwọn ilé yìí náà wọ́n wọ̀ kò sẹ́ tí ó bí ní mọ̀dáwọn ilé ẹ̀wà dáadáa èmi ẹ̀sì ma ààyàn dáadáa ní àbúsù fẹ́hùn wọ́lọ́yìn dáadáa àwọn ń káà fi mọ̀ fíyàn dáadáa ní ọ̀pọ̀ tí èsì kékeré ṣùgbọ́n kí ní kú rẹ̀ fẹ́ kó bá wa ó ti kó dáadáa bá wa a fẹ́ sọ́làyé pé àbú ikú ṣẹ̀yìdí akọ́dà al Bukhari fi sọ yìí báàbọn láyẹ̀kúlù

fine sáà tún nírú fíìlì ní ìtọ̀wọ́bẹ̀ ní ìdárọwà alé o alimun alimun nasirun nasirun asáàlìmí tó tún wọ́bá kí wá ní à ń pè ní àṣàhádà ìyẹ́lẹ̀ ṣùdúr kí n kọ́ ṣẹlẹ̀ kó sojú èèyàn wọ́n wá ní ọ̀dà tí ó bá wá pa àwọn kẹsójú ọ̀nà ọlọ́run tààlà ń pè ní ṣẹ̀yìdù àṣẹ̀yìd a ní àṣàhádà tí lè kúbúrọ́ wà ṣúgbúrọ́ ṣàhádà gbẹ̀tán a sì ní ṣàhádà kò kó sí abẹ́ gbẹ̀tán ń kù tílà fi sabilillah aw man qatala lálíkù fàárọ̀ fàkútù fi sabilillah muqbilan ghayra mudbirin litakuna kalimatullahi هي العليا وكلمة الذين كفروا هي السفلى gbogbo ẹn tí wọ́n bá pa sójú ogun ọlọ́mbà yìí a kèfèrè ní kò ní rí bẹ́ òní yóò rí bẹ́ a ní òní sínú sáàtì kàmà lórí ọlọ́ kò ní tí ó tó súnmà pẹ̀lú kò

àwọn mọ̀ ní ẹmọ́rí jìnà ṣẹ̀hídù lẹ́pẹ̀ tóòtọ́ ṣùgbọ́n kí ni ìdájọ́ rẹ̀ tí a bá ṣe bá ń kú falahum ahkamun khassatun bihim àwọn tọ́rọ wọn bá rí bá wọn láwọn ìdájọ́ kan ní ẹ̀sùn tó ní bá ṣe pẹ̀lú wọn bí ẹ ṣe pàun pẹ̀lú agbàrẹ́jẹ pẹ̀lásọ̀tọ́wọ̀ la yubassalu fi qawli akthari ahli al-ilmi ìrákùn ẹjọ́ ẹmẹ́jì àdáwú màláàmù ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti ń di pí ọ̀rọ̀ míì bá tó wà ẹ rẹ̀spẹ̀tì ọ̀rọ̀ tọ́rọ àti iṣẹ́ èso ń fẹ́nu gbogbo dáwà fẹ́ ẹ̀sìn dá sí kò sí tí ó dá sí ìgbà tọ́jọ́ pé tí ó torí ẹ̀dá sí wípé èmi náà fẹ́ sọ sí àfáà ní 100 95 wọn ní ọ̀sọ̀ pé ah, gbogbo àwọn ìta rí àmì ẹ̀wẹ̀ wọn ni o wọ́n yìí ká pẹ̀lú fi ìsáwò bí i ẹn tí ẹ pàtó jọ ọlọ́bá bí ẹ̀jẹ́ ṣe rí ọmọ pọ̀tò lára rẹ̀ kọjátò aṣọ náà láti wé kàníwẹ̀ ṣáàkìrùn sílá tàbátì kírùn sílá o náà tó dá ìmọ̀ yọ̀rọ̀ lẹ̀ ó ṣe ọlọ́ni ẹ̀sìn máa wọ́n jọ gàlìkìyàmà wọ́n gbé wọn dìde wà lọ́nù lọ́nù dámi ẹ̀jẹ̀ ẹjọ́ kìí náà náà o náà ni tí ó jáde lára wọn wà rí orí alìmísìkì ṣùgbọ́n òórùn tí ó máa jáde lára wọn òórùn tùràrí alìmísìkì wọ́n mọ̀ lọ́lìjẹ́nà jẹ́ pé ọba dẹ́dà yóò حسن هذا الحديث الإمام السيوطي فيشفع في السبعين من آله جباتين دي ọlọ́run ni wó àwọn tí wọn ò pa nǹkan kan pọ̀ mímẹ̀ ọlọ́run tí wọn ò ṣẹbọ ní usulika wa furuika yálà nínú àwọn tí wọ́n jẹ́ pìlẹ̀ fún ní bíbí àbá tí wọ́n náà jẹ́ ẹ̀ká fún wọn náà ní bíbí bọ́yọ́ ọmọ ni ó bọ́yọ́ kankan ni ó àbí bàtà náà bọ́yá ìyàwó ni ó ọ̀sásùn ni ó mọ́ yọ̀nda kọ́ sànú àta àkókalẹ̀ tó jẹ́ wípé wọ́n ní nǹkankan tí ó gbìyàn wọn wó tó lọ àlìjànnà fún òtù bá ń bẹ̀ náà lílé yìí orí na lílé yìí àwọn ọmọ wọn ni ṣẹ̀rìrù tá gbọ́n sọ yìí ibẹ̀ làwọn tẹ́ kó sí tí wọ́n fi fi ẹ̀jẹ̀ àìmáyé ọ̀dọ̀ sófò ṣe bí wá sí léèyàn gbọ́ tó fi káàmà rẹ̀ lọ́nà gbó ìfọ̀n ní pápá gbogbo ọ̀gẹ̀dẹ̀ ọmọ ń wá gbogbo egun wọ́n

òun máa máa ń ṣe báyìí ni wó lè kúsò lọ káwọn àfọ́ ọjọ́ àrìjẹ́nà máa wù àjẹ́ gbogbo ọmọ wù àtijọba àtàràlù ẹdúnra gbogbo ẹ̀rẹ́bìnú dpo gbogbo bẹ́ẹ̀ ṣe ń da ogbò ẹ̀rú mara wọn tẹ́ ni bẹ́ẹ̀ náà àwọn èèyàn gbọ́wà sí láàbọ̀

pẹ̀lú tọ́nà títàn tí ó máa rí anábì ní yóò fẹ́ kó wọn padà sáyé wọ́n tó ń palẹ́ mẹ́wàá ha ilé ìpọ̀ tó tó anábì wá sọ́gbọ́ àwọn nǹkan ikalẹ̀ sọ wá gbẹgbà ọ̀nà ká máa fẹ̀jẹ̀ àwọn ọ̀dọ̀ sófò sọ gbẹgbà ọ̀nà kẹ́ lọ máa fèsì ìjọba ó ní la hawla wala quwwata illa billah kò sí tọ́lọ̀ òlùsí òkókò lọ ò fèsì ẹn tí lo drone attack plane tó ń wó ti ń fò tí ń dára kúdà lẹ́yìn kò sí ẹ̀kẹ́ nú ẹ̀ ẹn tí ọpẹ́ẹ̀tì ẹ̀ àṣọ ilé ìpá ń sọ pé àndẹ́rù bara wa plane kò fò ọlọ́run ta bá dúó tí a màpò náà ni wọ́n ni kíyàn ti màpò ní èmi mọ̀ pẹ̀lú corona covid-19 ó jẹ́ mà wípé ta bá dúó dédé àtùsùn méjì báyìí lọ covid o ni búlẹ́tì ó se kéré tó kò lè fèsì ẹ̀ wọ́n ni òsàṣẹ́ iná ẹmọ́sọ̀ ń pa búlẹ́tì ẹ̀ sí sọ̀rọ̀

alágbára in tá àwọn àjọ fojú rí isi ń gbogbo ayé láàmù ìrọ̀rùn kẹ́míkà ní o ìkà China o olóòpùn kan o oríkàkà o kàlá ọlọ́làwà ní in tí è bá ṣe jẹ ẹ̀sìn ẹmbàbà torípọ̀ wọ́n fẹ́ jẹ ẹ̀sùfù ní o mẹ́jẹ̀ mú máa pé bẹ̀ hannísọ̀sọ́lá máa sọ̀hábà sọ́rọ̀ jọ kan ó ní bí mo ṣe sọ fún yí tó lórí ọlá tí ń bẹ fún kọ́pọ̀ ìṣòdó ọgbọ̀lọ́ látàkàmánà olùkọ́ aláàdùn ẹ̀ṣọ́ra yíó ẹ gbọ́dọ̀ bẹ́lọ̀ ogbó nítorí pé a máa jọ bẹ́ẹ̀ nígbà tó gun ọ̀bà tí ìdè àbájọ ń fà lọ ọmọge ní máa jẹ́ tọ́bá ṣẹlẹ̀ ní ọwà di arúgbó ṣàmtọ́ à téyí ẹnu ẹ ti yọ gọ́ìrọ̀ dáti halili yóò gbòdé bí pé kọ̀sẹ̀ tí ó lóhun ó lè fẹ́ láti kówó lè lórí tí a bá tún wá ní kówó lè lórí ẹfẹ́ ma owó lọ́fẹ̀ẹ́ bó ṣe rí òní jẹ́ yìí ó dúó kówó ǹgẹ̀tẹ́ yìí jihad jihad jihad ṣe bẹ́ẹ̀ salat, láti sọ̀láàt sọ̀láàt láti pọ̀mọ́sáàkì wọ́n bá ṣkún kírùn àtún jẹ́nàbà àtẹnjẹ́ ọ̀tàlọ́wàlá gbogbo ẹ̀lú ní méjì tí a ń bá wá sọ̀rọ̀ jihadi in tó fi lé ní sunday tí è sọ̀rọ̀ 30 láti sàrẹ̀yẹ́ ní yàrá burújá kò sẹ́ntí ọgbọ̀ tí ò ní jí ọmọ rí pé àà ah, wọ́n ti gbá wa jẹ̀ náà kọ́dà tẹ́ bá wá wọ́lọ́ kátó lè ibi mọ́jẹ̀mù rẹ̀ lágbàládé àwàmọ̀ gbogbo tó mọ́jẹ̀ rírì wọn musulmi wá bá lọ àwọn ẹni ṣùwàdáwù àdúníyà wà láàrọ̀ náà wọ́n kẹ́kùn ṣe ìdíláyé abálò pẹ̀lú bá náà padà yóò wà rí ńlá ń gbogbo alìkíyàmà kìsùn àkọ́kọ́ nù wọ́n kìsùn sáà ní aṣẹ́rídù ìrẹ́kejì fún oníṣẹ̀rídù dúnìyà ẹn tó jẹ́ wípé ó kú sójú ogun ọlọ́run láyé kódà ìdájọ́ ti ẹ̀ náà ní tẹ́sì ìdájọ́ ní àkọ́kọ́ náà ni ààwẹ̀ náà aṣọ náà láfiwé nínú àgbàrẹ̀ ẹ̀jẹ̀ ṣùgbọ́n ogun tó jáì kọ̀dìkọ́ mẹ́bìlì máa ní rún mímọ̀ wá ní ṣàhádà in tí èyí yóò ní ṣàhádà ma dọ́dọ̀ ọlọ́run ọlọ́mà kò ti dìmẹ́rùkò tó kú ààrẹ oníríà tó tọ́wọ́ pásójú gbọ́rọ̀ èyí ń wò bẹ́ ṣùgbọ́n kèése bí ọ̀yẹ̀wó ti pa

irú àwọn eléyìí àwọ́ ọmọ àrífin ọkùn sójú ọ̀rọ̀ náà ẹ̀jẹ̀ nira wọn àwọn ọmọ sílé tí mẹ́ pẹ̀lú wọn àbíbí ṣe ń pọ̀n bàbá àti yẹ́ lọ palẹ́kún tí wá sójú ogun tí a fi ipá èpè òmbí ń bẹ lórí rẹ̀ lọ́tọ̀ ọwá kúkú ń tọ́rọ̀ bá sọ fóhùn fẹ́ àwọn eléyìn làhún ajìrún غير الموعود للشهداء الأول هو الأولين àwọn náà níjọba ìgbàmà wọn ò ní pa wọ́n pọ̀pọ̀ láwọn ṣùwàdáwò tí wọn ṣùgbọ́n ní ìmọ̀ náà àti kẹrẹ̀ wọ́n a kí àn bí àti náà ni wọ́n padà rí kẹ ṣùgbọ́n yọ ọjà ṣùgbọ́n wọ́n mọ́gán láti nínú ẹ̀sí jẹ́ tó máa pìyàn ní ṣùwàdáwù dúníyà gbà náà tó bá wá dọ̀rún kọ́rọ̀ mẹ́ ìtọ́bá bẹ́ẹ̀ múnú wọn tó mọ̀ wípé kò kò sínú táwọn ẹnìkejì kó sí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ma àdẹ àhàwùlá tọ́jẹ́ pé ó ti bá wọn lò kí ló kan wá làwọn tọ́n anábì sallallahu alaihi wasallam kama jẹ́ àfi sọ́lá muslim fọ́kùnrin sàhábàn jọ kan ó ní máa tẹ̀rù dúnà ash-shahida min ummati ẹ̀yìn sàhábà tí mọ́ mẹ́sì mi gbọ́ àwọn wọlẹ̀ ń wọ́n pè wọ́n kú ṣàìdínà nínú umma mi wọ́n sọ bá wojú ara ẹgbù ṣàídínú kò sí mímá àti ni a inna ṣùwàdá ummati ilan la qalilun kápẹ́ bọ́lọ̀ ń se se fún mínú àwọn tí ó kùkù ṣàídínú mi o ni a gbogbo nínú umma mi mẹ́lẹ̀ ní ọjọ́ ìlú náà tí wọ́n máa pín ní ṣùwàdáwù ṣùwàdáwù jọ mi sípọ̀ asọ́bàbá ní manhum ya rasulallah hanabi ahùn wà nígbà náà o ń sọ́lọ́ ni man qutila fi sabilillah fahuwa shahidun ẹni bá pàtójú ọgbọ̀n ọlọ́n pẹ̀lú àníyàn tọ́lọ́n tí nǹkan mí ò sì ẹni tí ọba adẹ́gà ti sàánà kí n túnmọ̀ ṣàhádà ìkẹta sọ kí o tẹ́ fi ń pè ń yìí apá wípé ṣẹ̀hídù ó túnmọ̀ o èèyàn wá bá níbi bá wọn náà màláíkà torí kíni lítúbà ṣíṣẹ́rọ̀ náà kí wọ́n tó kú láyé wọ́n máa sọ fún pé má bànújẹ́ alìjànà ni wájú rẹ̀ má bànújẹ́ o alìjànà ni wájú rẹ̀ o apákan àfá àṣọ́bá apákan ní ẹ̀ ní tí a fi gbìyàn ní ṣùwàdáwù òǹkan لأن نفوسهم شهدت لك وطلب البيعة الحقيقية ọjẹ́rì fọba dẹ́dà wípé ìwọ tó dáwa ìwọ náà látá fún àpákaní túnmọ̀ ẹ̀kọ́ wọ́n ni lè anna àjísáájá hun ṣe jẹ́tìlá hun ara wọn gan jẹ́rì fún wọn ṣína istishahadihim nígbà tó di pé wọ́n ṣubú lulẹ̀ tí ẹ̀mì fẹ́ máa lọ ara náà jẹ́rì fún ẹ̀ pé àwọn ẹni wọ́n tán fún wọ́n lọ́wọ́ bá dẹ́dà ó ṣe lọ́wọ́ wá ní tẹ́ ẹ bá ń sọ fún mi wípé àti àpàtíwọ́n nǹkan ni wọ́n tán sójú tí wọ́n máa jẹ́ fi sabilillah fahuwa shahidun ẹni tí a bá pàǹtò tọ́ bẹ́ẹ̀ sí rí fi sabilillah gbogbo ẹni tó bá jẹ́ pé ó kọ́ tó gbé kúrò nílé ó kọntọ́nà ń yọnú sí mi ó kúkù ṣàyídí ni ó ẹn tí ń wámà ọmọ èkó ni ọ wámà lọ sí lọrin ọwà tánbẹ̀ fọwọ́n fi sabilillah ikú ṣàyídí lókù ọmọ Nàìjíríà ni ọlọ́kẹ́ ń Saudi ọmọ Nàìjíríà ni ọlọ́kẹ́ ń Sudan ọlọ́kẹ́ Mauritania ọlọ́run wà pé ọ padà wà lé kọ́dà kọfọ́ ọ̀rọ̀ rí sórí bẹ́ẹ̀dì ṣàhádà ni ẹ̀rí ni fún pé ọ̀tàn rí àníbí lọ sọ bẹ́ man mata fi sabilillah wọ́n lọ sípò láti lọ rí bá ọ̀kanú àmà ìyá rẹ̀ ní ẹjú ọ̀run àti ìyàwó ẹ̀tọ̀ dáàbù ẹwò bí ṣe rán tó nínú yí tó bẹ́ẹ̀ àwọ ẹjọ́ kan fi sabilillah lójú ọ̀nà náà àwọn apá kan túnmọ̀ rẹ̀ sí nígbàtí ẹ̀rìn ṣe jihadi lọ ẹ̀kọ́yà sí bí tẹ́ìmù gan apùkàtà àkájẹ̀ oúnjẹ tó bá wà ká lè lókun láti pàdé ọ̀tá fi ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ìgbogbo tó bá jọmọ́ torí ìtọ́lọ́ni bá adàlọ́ wájá orin náà kọ̀bsínà kọlfà yóò kìyàmà èyí tó ilé ní 70,000 years ọdún lọ́lọ́run wọ́n fi gbé ojú rẹ̀ kó ń bí iná nígbàgbàmà káàkiri gbóòrùn náà lọ́ man mata fi sabilillah gbogbo ẹgbẹ́ pé torí ìtọ́ náà ìlọ́lọ́n fi pé kọ máa bọ̀ mọ́sálásí wọ́n máa pẹ̀ràn léyá wọ́n sádàwójọ bí ogún ẹran àbú ẹ̀yìn náà ni fídí ni ẹ̀yìn náà lẹ́lọ kẹran ìwá wọ́n fi sabilillah ṣẹ́rọ̀ lọ sí wọ́n wọ́n ní kí wọ́n wá ní high-court ṣùgbọ́n tí kèkó ní láti wọ́n wá tó wáyé kó tó tọ́ ni mọ́sálásí ló ní ilẹ̀ tí a nẹ́jà sí kí wọ́n kó dọ́kúnmẹ̀tì ẹ̀ fáwọn nọ́báyàn kọmítì àmárùn-ún bá kú sójú ọ̀nà ikú ṣẹ̀yìdì ni wọ́n tí a ò fẹ́ rà kèwàá sèlú fíṣẹ̀bílà ìtorí pé ọba dẹ́dà nífẹ̀ẹ́ kéèyàn ọmọ àdùn ara rí ẹ̀nà gbogbo mọ́sàtìjọmọ́ torí pé ibi tọ́lọ́n ìsàlẹ̀yàn tán sí ẹwà wo bí ọ̀nà ṣe ń fẹ̀ sí walimabutúrù shahidun gbogbo ẹn tó jẹ́ pé ìgbà tí ikú rẹ̀ ó dé inú lọ gbà lọ gbogbo tí ń bẹnu wà gbogbo ọgáǹsì tí ń bẹnu

tí wọ́n kẹ́ náà àti ń bẹ̀ tí a ń pò ìpò ìtẹ́ ìdáàmù òkè ṣe ń tẹ́ wá ń fẹ́ ti a rí bẹ́ kò rí bẹ́ promise Jésù ni yóò sẹ̀lé mìíràn lórí ìjọ kan tí wọ́n bá kí náà ẹni liver only liver problem heart problem kidney problem inú nírun ni o kìríkà ní ìṣẹ́ ni o gbogbo ohun tó bá sáàjọ pé inú ìsáàrin kọ́dà tẹ́ èdórí ẹni tó sóògùn lò nígbò òdékùn rẹ̀ tàn àtẹ́ntí táífọ́ọ̀dù tèntí máa jẹ fún tó bá pa ṣàhádà lónà wal mat'un ẹni ọba kó sọ́wọ́ ikú ọ̀wọ̀wọ̀ ha kẹ́míkà ní ọmọdé ayé o ẹgbà owó yìí kíníkà bí covid-19 láyìn ọba ń kú lọ́mbẹ̀ bí ẹ̀bùlá láyìn ọba ń kú lọ́mbẹ̀

tí a máa pè ní gbóná tí a máa pè ní kíníkan kó basáfin tó bá ti é ṣẹlẹ̀ pẹ̀lú ọjàkẹ́lẹ̀ àrùn gbogbo ti ṣẹlẹ̀ pátá ẹ ń bá bà lọ́nà owó mà ní wọ́n ti mú ẹ̀rí lọ pé ọlọ́run ọba àtàsójú ọ̀nà rẹ̀ nítorí alìkíámá fún wọ́n bí àníṣà lérè wípé ṣùgbọ́n tọ́nù ìgbóná ìgẹ́gà ànàbí ní sẹ́ẹ̀mà pé wákùsùn ní min ìkwánikùn jini ẹ̀yìn ní ẹ̀ ń pẹ̀wẹ̀ èèyàn pé kẹ́míkà pọ̀ àǹfààní sílẹ̀ fáwọn àlìjànà lásìkò pẹ̀lú pé wọ́n ti rí tẹ́ ma parọ́ mọ́ wọ́n ma wá sàyín lọ́gbẹ́ gbogbo ọgbẹ́ tó bá jọgbẹ́ ẹnu tí ọ̀ràn dóta tí a bá sì gbé lọ́nú ma ń sí ìwọ̀n ò lè rí iná pẹ̀lú wákùsítánù bí sọ àrírí dání gbogbo bí ẹ̀jẹ̀ ń gbà àkọjá ayínẹ̀lì sí mẹ́ ń gbà àkọjá èsúnlẹ́mọ́ ọpẹ́tì lójú èèyàn tí ò sọ àṣíǹtì orí olójúmọ̀ mọ̀ tó wà láàrin àti bí ẹni wípé wọ́n gbé kẹ́gì epo ńlá kan sórí kí nǹkan kò gbóná ka olúwà láì kan só èyí ó sì tí ọrùn ẹ́ẹ̀sì rí pé ẹ̀lẹ́ bá dá ọrùn rẹ̀ padà ẹnu bẹ́ẹ̀ náà nílé máa sáyín lọ́gbẹ́ àájòmí tó dìjọ mẹ́jọ àátẹ̀síwájú nítorí wípé hadisi wá wípé àwọn márùn-ún àwọn ni ṣùwádá hadithi tó wá min àti jábìrì ibn atik tí wọn musulun bá wà wípé aṣàhádátù sábọ̀átùn síwà lẹ́kọ́tì tí wọ́n bá ní ọ̀kùnkùn ṣàìdí yàtọ̀ ìpínlẹ̀ pàtó gbogbo náà bá méje tún ní ẹ́ o in káwọn ṣùgbọ́n bí idmin láì lórí mímbàrí àkàfọ́tì bí idmin láì máa jámùrí alàhàdìí alwárídà fi ìsbáti ṣàhádà liman mata fi ahadin min hadi hatruk àwọn ọ̀nà kan bẹ kọ́dà débi pé awagbọ́n ma wò pé ah, àti ká gbájúmọ́ tawhid kásì ma sáfẹ́sẹ̀ bọ́lọ́n bá ṣe fún alágbára tó ààrẹ ìjọ gbogbo alkiyama tàbá ti lè gbó dédé bẹ́ ṣùgbọ́n tí ò ní gba orí lọ́wọ́ wa iná ń parọ́ láti ẹjọ́ tí ò tí yíwa dìsìn

àràgbélayé ara ti kún jímà mọ́ ń lọ bí tí wọ́n ti ní wá mọ́ ń lọ wẹ̀ mọ́ ń lọ wẹ̀ àfáàkò rẹ̀ bá ní yíò ma ṣùgbọ́n lójú ayé ojú tí ń tí èṣù wọ́n ti tó ti pín ẹ̀sì lọ ọmọ lọ́kọ̀ òṣòógùn kankan bí kankan ìrọ́ olò ní ìdíṣẹ́ ẹni tó ti wáṣẹ́ bí ọdún mẹ́wàá wọ́n wá kó sẹ tààtì kọkú omi tó wù ah, ah, ah, kí ni wọ́n pèsè lẹ́yìn lẹ́yìn tí ó lè dáun pé Nigeria náà lámà wá ìdáǹsọ fún ọ̀tọ́ bá ti wà pẹ̀lú wa ò ní problem kí lò tó ní ìdí owó ìtì jẹ ẹgbẹ́ kọ́kọ́ mú sẹ́nà bí wọ́n ti ń sógbó ẹ̀pàpọ̀ nù àwa ń bọ̀ pẹ̀lú pé Abu Sufyan kọmọkóhun ó kùnjọ tó kú kódà arínú àtàsọ̀pọ̀ sí wá sí láàrọ̀ ọjọ́ inú ọmọrúwá lọ́wà tí ọmọ yahoo fi lọ fọ́pọ̀ pa wọn ó bí kejì tún bẹ̀lẹ́gbẹ̀ wọn ó náà dákẹ́ lánà ó ti kọkùnrin kan ọmọ tó fọ́pọ̀ bá wọn kọ̀sásọ lọ́rùn rẹ̀ ògògóró ní Naam ṣùgbọ́n gbogbo eléyìn oníṣìn èmi kọ́ níjọba tí wó fi hàn gbogbo ẹmbà mẹ́ndìrú kéèsì yọna in tó bá fi ròpó lè fi sẹ́tù rẹ̀ ní ọ̀nà àárọ̀ ebó lọ́lọ́ kí ló pàtà àjọ kó kúkú ṣe yìí àmà tí rẹ̀ yìí jẹ ẹ̀rí náà bọ̀ haka maọ̀rọ̀ a fi wá wò pé àà àṣẹ́ká gbó dédé àṣóorí bẹ̀m̀bẹ̀ àṣí ọ̀nà tí a gbàrùjú rí ọlọ́run àṣọpọ̀tò báyìí pẹ̀lú májẹ̀mú ni o ká ni o ká ọlọ́run pẹ̀lú ni o ká má tí ń yọ́lẹ̀ ẹ̀dá lọ́nà gbogbo àwọn ta nílọ́rọ̀ tí a jẹ́ tí a tánú la ilaha illallah muhammadu rasulullah sallam ọ̀rọ̀ bá ní pàápọ̀ kẹwọ́ ma pàápọ̀ jẹ wọ́n yàwó sí kú ní sinmi fún àwọ̀ ní tí wọ́n fi tọ́sàdù àwà ọpọ́ nítorí pé àwọn ti daláyìn mo fẹ́ wá kírun kò sí lọ́rọ̀ mọ́má mo fẹ́ wá gbáwẹ̀ láyé kò sí lọ́rọ̀ lọ bí wọ́n lọ ndọka o ń kálukú òsì ma tí ó gbẹ̀ ètò náà ọba rí dàdákan ìgbàtàwà náà bà kú mbẹ pàwá sórí ìyọnú rẹ má pàwá sórí rẹ o ìwọ́la ní o àlẹ́lómi ìwọ́la wá súnmọ́ o àsúnmọ́ nǹkan tààlẹ́tọ̀ àti sọ̀bẹ́ gẹ́gẹ́ bí tó wá ní Muhammad sallallahu alaihi wasallam ara mẹ́ta wọ́n máa sọ pé ọlọ́ndakùn bàbá àwọn tí a ti pín ọlọ́mọ́jì wọ́n pàm parabó ayé o àdúà ní lọ́dọ̀ tí wọn torí mú على ما تبقى من هذه المسألة في الخطبة القادمة إن تبقى من المسائل أما قوة تافيف سيوم قلن جو قلن دقون اللهم آفنا الشهادة في الدنيا والآخرة واجعلنا ممن يدخل الجنة مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام إن الله سبحانه وتعالى أكرم أناسا من عباده فأعطاهم الشهادة تشهد لهم الملائكة وتبشرهم بالجنة عند الاستحضار وعند سقوطهم في سبيل الله سبحانه وتعالى فكل من قاتل لتكون كلمة الله العليا فقاتل وقاتل حتى قتل مقبلا غير مدبر ناو أن تكون كلمة الله العليا وكلمة الذين كفروا السفلى فهو شهيد فمثل هذا إن مات في دمي لا يغسل في قول أكثر أهل العلم ولا يكفن بثوب آخر وإنما يكفن في ثوبه هل يصلى عليه أو لا يصلى عليه اخفاء الزيادة كذلك ولكن الله سبحانه وتعالى يشفع مثل هذا في أهله يوم القيامة في أصوله وفي فروعه يوم القيامة في سبعين من أهل بيته كل وجبت لهم النار من أهل الكبلة ثم يعفو الله سبحانه وتعالى عنهم أمتنا ما ظنكم بأناس نالوا شهادة عند الله سبحانه وتعالى فصاروا يزوجون يوم القيامة من الحور علمي اثنتين وسبعين أمتنا ما ظنكم بأناس إذا جاءوا يوم القيامة جاءوا مستبشرون بكل خير وبكل فلاح هم الشهداء أثنى الله سبحانه وتعالى في قوله في سورة النساء أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أمة الإسلام فمن قاتل تكون كلمة الله الدنيا فهو في سبيل الله هذا الذي قاله رسولنا صلى الله عليه وسلم بارك الله لي ولكم فيكم عليه وسلم ونفعل الله وإياكم بما فيه من التكلاكين أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عبادنا المصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن الله سبحانه وتعالى من على أناس من عباده حتى نالوا الشهادة الحقيقية وقد وصل الرسول صلى الله عليه وسلم بأوصاف ميزهم الله سبحانه وتعالى بها عن الآخرين وعمن لم ينل ما نالوا فهم شهداء شهداء الدنيا وشهداء الآخرة لا يغسلون ولا يكفرون إلا في أثوابهم لأنهم يبعثون يوم القيامة واللون لون الدم وال والريح ريح المسك وهم كذلك أحياء عند ربهم يرزقون في الجنة ونسأل الله تعالى أن يوفقنا نحن كذلك حتى نال الشهادة الحقيقية قبل مفارقتنا الحياة أمة الإسلام قسم أهل العلم الشهداء ثلاثة أقسام شهيد الدنيا والآخرة هم الذين وصفناهم لكم آنفا ثم شهيد الدنيا وهو الذي لا يبصل ولا يكفر إلا في ثوبه لأننا نروا أنه القتل في سبيل الله لكن قد قام به حين موته مانع من موانع الشهادة لعله ظل من الغنيمة قبل أن تقسم ولعله قاتل رياء ولعله قاتل سمعة فكل هذا بعلم الله سبحانه وتعالى فإذا كان يوم القيامة فربنا سبحانه وتعالى يحكم بما يريد عليه ولكن له ثواب وثوابه غير ثواب الشهداء الأول من هم غير شهداء الدنيا والآخرة أمتنا فالقسم الثالث شهداء الآخرة هم الذين عدا هذين هذين القسمين وهم الذين ذكروا صلى الله عليه وسلم في أحاديث كثيرة نعم جاء في الصحيح من حديث أبي بن عزة رضاء أنا صلى الله عليه وسلم قال لأصحابي ما تعدون الشهيد فيكم قالوا يا رسول الله من قتل في سبيل الله وقال صلى الله عليه وسلم إن شهداء أمتي إذا لقليل والشهيد من قتل في سبيل الله فهو شهيد ومن ومن مات في سبيل الله فهو شهيد ومن مات من فهو في شهيد فهو في سبيل الله إلى آخر هذا الحديث أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى قد أعد للشهداء نعما كثيرة بل نقول ما لا عين رأت ولا أذن سمعت بل لهم بيوت بل هي من أوسع بيوت أهل الجنة سوى هذا عن رسول الله صلى الله عليه وسلم ما ظنكم بأناس يشفعون يوم القيامة في أهلهم في سبعين رجلا من أهليهم يوم القيامة من أهل الكبلة ممن قد وجدت لهم النار أمة الإسلام هذه هذه كرامة من الله وشرف من الله وعز وفضل من الله للشهداء ومن كان في حكمه فنسأل الله الذي لا إله إلا لمن فارق الحياة منا ونال الشهادة أن يبعثنا الله صفرا جميعا في تحت ظل رضا يوم القيامة وأن يغفر لأخينا أبي سفيان هل ألمعي رحمة واسعة وأن يدخله ويوسع له قبره وكذلك نقول يا ربنا اشف مرضى المسلمين وارحم موتى المسلمين ونسأل الله الذي لا اله الا هو أن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا كن لنا معينا ونصيرا وأكيد من كادنا وانصرنا من عادانا اللهم استر عوراتنا وعمر روعاتنا اللهم ربنا أحسن عقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم ربنا توفنا مسلمين ولحقنا بالصالحين اللهم ربنا توفنا مسلمين ولحقنا بالصالحين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله واعلم ان ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ به بنفسه الناس ملائكته وسلف بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصالح المسلوب القائل في مقولة صحيحة ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا